الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أرقف الله سبحانه وتعالى تي أشواني مسلمي تشكي جا مسلمي وني الله سبحانه وتعالى wa ta'ala Ọlọ́hun subhanahu wa ta'ala ó sì ń pa wá láṣẹ pé a gbọ́dọ̀ fàyè sílẹ̀ àyàfi ká jẹ́ mùsùlùmí o so wala tamutunna illa wa antum muslimun so nínú àwọn nǹkan tí Ṣaitọ́nù ń gbé kalẹ̀ láti fi kọdíni lọ́nà níbi àṣẹ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala yìí níbi nǹkan tí ó jẹ́ kíyàn jèrè láyé àti lálkìyàmà yìí so jẹ́ musulmi òun náà ni ma tàwọn èèyàn so ṣètọ́nù yóò gbé wọn lórí ẹ̀tàn ká ma rò pé musulmi làwọn wọ́n ma rò pé musulmi làwọn àmá gbogbo àwọn nǹkan tí ó ti sọ wọ́n di kèfèrí gbogbo àwọn ìgbàgbọ́ tó ti gbé wọn kúrò nínú ẹ̀sìn Ọlọ́run subhanahu wa ta'ala òun ni ó jẹ́ kí wọ́n máa ṣe wọ́n kàn máa wá pàpẹ̀ mára ìjẹ́ mùsùlùmí lásán ni ṣùgbọ́n iṣẹ́ wọn àtàdìsọ́kàn wọn àtọ̀rọ̀ wọn kò ní jẹ́rìsí torí pé ṣètọ́nù mọ̀ pé tó wọ́n bá sọ fún wọn pé kí wọ́n di kèfèrí wọ́n fẹ́ wà máa pé ara àfẹ́ di kèfèrí àmọ́ ṣètọ́nù wà lọ gbẹ̀yìn yọ sí wọn pé ẹ má sọ pé ẹ di kèfèrí ẹ má ìmá pẹ̀lá yín ní mùsùlùmí náà ni ṣùgbọ́n nínú ma pẹ̀lá yín ní mùsùlùmí ẹ ṣe wá máa ṣe ẹ máa ṣe lè ẹ máa ṣe lè ẹ máa ṣe lè nínú àwọn nǹkan tó ṣe pé yóò ba ìsìláàmù yẹn jẹ́ yóò sì dọ̀sán ẹ̀ di kèfèrí eléyìí ni nífàkù ìjẹ́ mùnáfíkí ṣètọ́nù sí ń gbìyànjú bẹ́ẹ̀ sì ni ó ń rí success so láti má ju àwọn èèyàn sínú nifaq so ẹni tó fi bùkátà kí mùsùlùmí kó dáàbò bóra rẹ̀ nìyẹn kó ṣọ́ra rẹ̀ kó bàbàrà ẹ̀sìn rẹ̀ kó má ṣe pé yóò wà nínú àwọn tí wọ́n ma pàpè mára islam láyé wọ́n yẹ pé sáfà àwọn kèfèrí ni wọ́n ti gbé ìdílé lọ́jọ́ ọgbẹ́ndì so nínú àwọn nǹkan tó wá jẹ́ ìpìlẹ̀ nifaq látọjọ́ tó ti pẹ́ láti ayé àwọn sahaba nabi sallallahu alaihi wasallam so wọ́n ni ìròrí àwọn rọ́fídọ̀ so ìròrí àwọn rọ́fídọ̀ tí a ń sálàyé fúnra wa nínú àwọn nǹkan tí a ti wá mẹ́nubà so tó yẹ pé òun náà ń bá lọ òun náà ni kí ni àwọn nǹkan tí àwọn rọ́fídọ̀ so táwọn yẹn máa ń pè ní ṣíà yìí so kí ni àwọn nǹkan tán ma fi ń tàwọn èèyàn jẹ so nínú tàn so nínú tàn Islam torí pé àwọn ma ń rọ̀ mọ́ ìtàn gan torí pé wọ́n ráwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ oríṣiríṣi wọ́n rí kó sínú tàn Islam wọ́n sì da àwọn òdodo papọ̀ mọ́ irọ́ wọ́n sì da lúrú papọ̀ mọ́ sápà wọ́n sì da yẹ̀pẹ̀ papọ̀ mọ́ oyin so wọ́n fi eléyìí wọ́n ma fi ń ta àwọn èèyàn in tó fìfà nìyẹn kí mùsùlùmí kó mọ òdodo kó má gbàtànjẹ́ pẹ̀lú gbogbo àwọn tí wọ́n ń perú àwọn pèpè báyìí láwùjọ wọ́n pọ̀ gan láwùjọ wọ́n pọ̀ gan láwùjọ so nínú àwọn in tó tún ran irú àwọn báyìí lọ́wọ́ òun ni ìgbésí ayé Facebook táwọn èèyàn ń gbé lónìí tó sì pé òun kálùkù kan bọ́ sí kọ̀rọ̀ kan náà ni yóò sì tan kámẹ́rà yóò tan kámẹ́rà tọ́lóhun tàn tí ń yàwòrán ara rẹ̀ lẹ́yìngbàtá nabi sallallahu alaihi wasallam sọ pé àwọn tí ó jẹ ìyà tó lágbára jù lọ́jọ́ ọgbẹ́ndẹ̀ àwọn tí wọ́n ń ya àwòrán wọn ni so yóò ta kámẹ́rà yóò mọ̀ ìyàwòrán ara rẹ̀ so bóyá fídíò 30 frames per second per second so bóyá fídíò ohun fídíò tí ń parọ́ pé kìí ṣe picture kìí sáwòrán bóyá frame 30 lòun yà ní second kẹ so yìí tí ń sọ pé kìí sáwòrán nìyẹn so Facebook ti jẹ́ kí gbogbo àwọn kaba ẹ̀kọ́ rọrùn fáwọn èèyàn so afọ́ òjìjì so wọ́n bẹ̀rẹ̀ sí yóò kàn bọ́ sí kọ́nà kan so àbí ẹni tọ́lọ́wọ́n bá dí aburú rẹ̀ kù tẹ́lẹ̀ tó pé kò sẹ́ni tó mọ̀ so ní owó pé à Facebook yìí wà yóò ra irinṣẹ́ irinṣẹ́ onítíátà so yóò gbé fóònù kalẹ̀ yóò gbé fóònù sórí àwọn irinṣẹ́ tó rà òun náà bẹ̀rẹ̀ sí ya fídíò ara rẹ̀ so àìmọ̀kan àìmọ̀kan tó gbalẹ̀ tó gbajúmọ̀ so tó gbalé tó gbakó so tó gba ọ̀dẹ̀dẹ̀ tó gba ṣọ́ọ̀bù so òun ló fà tí gbogbo àwọn irú àwọn òrùrí burúkú báyìí tó fi ń tàn ká àti bákanáà ìfẹ́ ẹnu ìfẹ́ ẹnu so ìfẹ́ ẹnu látara kí láàká èyàn kó jọyàn lójú pé ah òun fẹ́ mú nǹkan tuntun wá táwọn èyàn sọ rí láwùjọ so àbí ìfẹ́ inú pé in rí àǹfàní kan bẹ̀ fúnra rẹ̀ ni fún lè kíwù rẹ̀ ni látọ̀dọ̀ àwọn táwọn ti jẹ́ mùnáfìkí táwọn ti kúnnù Ìsìlámù ti pẹ́ so in rí àwọn mùsáàdà ni so in rí àwọn ìrànlọ́wọ́ látọ̀dọ̀ àwọn grant so nípa ọya ẹ̀yin náà ma sọ̀rọ̀ àwọn kàbáyì so ẹ̀yin náà ma sọ pé Umar ẹ̀yin náà ma ṣépè fún Umar so ẹ̀yin náà ma sọ báyìí báyìí nípa Aisha radiyallahu anha so gbogbo àwọn báwọn aburú àwọn nifaqo àwọn Rafida so táwọn yẹn ń pè ní Shi'ai so bó ṣe tàkálà àwùjọ so ẹ̀rí oríṣiríṣi àwọn oríṣiríṣi àwọn èèyàn láyé ń sí ní Facebook ni so ẹlòmí pálọ̀ yàrá rẹ̀ náà ni ó ti ma kan yóò ti máa yóò ti máa ti iye méjì bá wọn yẹn lẹ́mi nípa ẹ̀sìn Ọlọ́run Ọba so nípa àwọn sahaba nabi sallallahu alaihi wasallam sàbẹ́ lómi náà kò tí ẹ̀ ní gbé hàtán kò ní gbé hàtán àmá àwọn ọ̀rọ̀ yóò máa pẹ́ sọ nípa àwọn sahaba nabi sallallahu wasallam àbí díẹ̀ díẹ̀ nínú àwọn òròrí àwọn rọ́fídọ̀ yóò máa pẹ́ sọ yóò máa pẹ́ sọ yóò máa rí lérí so gbogbo atẹni tí ń rí lérí atẹni tí ń là mẹ́lẹ̀ gbogbo wọn aláburú ni wọ́n so wọ́n sì fẹ́ sọ àwọn mùsùlùmí sínú gbèkùn àìgbàgbọ́ nínú Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ni so nínú àwọn nǹkan tá ti wá wò fún aláàrin ara wa tá ti ṣàlàyé nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ torí pé alhamdulillah àwọn olùmọ̀ súnnà gbogbo àwọn so ìgbà tó bẹ̀rẹ̀ díẹ̀ díẹ̀ yẹn àwọn olùmọ̀ fọwọ́ yẹpẹrẹ mú pé àà ìṣẹ̀ bí nǹkan kékeré ni àwọn tí wọ́n ti bí kíyàn ti máa rí kíyàn ti máa rí lálẹ̀ lálẹ̀ pé wọ́n fẹ́ jà lólógun so kíyàn wá ti wá mọ ògiri tó ga so síwájú kógun kan tó ṣẹlẹ̀ so in tí gbogbo ńlá akáyọ̀ ó sì ṣe náà ni gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn olùmọ̀ ìsìláàmù ṣe ṣe so gbogbo àwọn nǹkan yìí wọ́n ti wọ́n ti yànnà rẹ̀ nínú àwọn tíra wọn sọ̀wọ́n tíra al-hafiz ibn kathiri ni sọ̀wọ́n tíra al-hafiz ibn hajar àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra àwọn olùmọ̀ súnnà so kọlọ̀ọ̀bà subhanahu wa ta'ala kó yọ́nú sí wọn so kó gbáṣẹ́ wọn kó sì foríjì wọn ìfẹ́ àwọn sahaba ló mú wọn máa ṣe léyò àti ní ìtara fẹ́sìn ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala so nínú àwọn kata ti wò táwọn olùmọ̀ ti ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ so òun nìkan àwọn nǹkan kọ̀ọ̀kan tó ní ṣe pẹ̀lú al-khalifa al-thalitha Uthman ibn Affan radiyallahu anhu so sahaba alápẹ́lẹ̀ yìí alórí annabi sallallahu alaihi wasallam ẹlẹ́kẹta Uthman ibn Affan so ẹni rẹ̀ onítìjú so radiyallahu anhu so nípa àwọn nǹkan táwọn Rāfidah àwọn rota pa sínú tàn nípa pé òun náà jí khilafa lọ́dọ̀ Ali yìí ni so lẹ́yìn ìgbà tán tún sọ yẹn ẹn so kí ló fi wá sí pé àwọn sọ̀hábà ló wá pa Usman nígbà náà so ibi tá ń lọ gangan ni ta fi wọ́n ń wò pé àwọn tí wọ́n jáde lé Usman lórí so kí láwọn nǹkan tí wọ́n rí so tí wọ́n fi jáde lé Usman lórí so àwọn nǹkan tí ò wọlé tí wọ́n rí so àwọn nǹkan tí ó bá mú àwọn nǹkan tí ó tó yí pé àwọn rí bí àlébù ni so ṣùgbọ́n àwọn nǹkan yi àwọn nǹkan yìí ni wa aynu rida an kulli aibin kalilatun walakinna ayna as-sukhti tubdi al-masawiya so wa aynu rida so ojú tó bá yọ́nú síyàn an kulli aibin so gbogbo àlébù tó bá ń rí kẹ̀lí ìlàtún yóò mọ̀ fúyẹ́ lójú rẹ̀ ni wàlákín na àyínà sọ́t so ṣùgbọ́n ojú tó bá ń bínú síyàn túbìdí lè máa sáàwìyà so àwọn àlébù ló wọ́n ma rí so àwọn àlébù ni ó ma rí so bá wọn rọ́fídọ̀ sí rí pẹ̀lú àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam ni yau so in tó jẹ́ wọn pé àwọn nǹkan yìí ni so àlébù ni lọ́dọ̀ tí wọn so in ta fi wá wò ní ẹ̀ ni àwọn tí wọ́n jáde lé Usman lórí kí láwọn nǹkan tí wọ́n rí torí pé àwọn nǹkan yìí náà a gbọ́ so lọ́dọ̀ ẹlòmí so nínú àwọn tó ṣe pé wọ́n máa ń rí ìkórìíra àwọn sọ̀hábà nabi sallallahu so wọ́n máa ń rí lórí àwọn so gbogbo àwọn nǹkan báyìí ni wọ́n so gbogbo àwọn nǹkan báyìí ni wọ́n so a wá ń wo àwọn èyí tó ṣe pàtàkì jù nínú àwọn nǹkan yìí so tó ṣe pé wọ́n máa ń lò jù so nígbà tó ṣe pé àwọn ẹ̀rí inú tàn àwọn ẹ̀rí táwọn kèfèrí àwọn kèfèrí rọ́fídọ̀ yìí àwọn tọ́lọ́run yìí so tó máa ń lò so náà wò so bá mú kí èèyàn wo àwọn nǹkan yìí so yí ta wá fẹ́ wò lónìí so náà ni in tó ní ṣe pẹ̀lú pé wọ́n bẹnu àtẹ́lù Uthman àti nínú àwọn nǹkan tán fi jáde lé Uthman lórí òun náà ni pé torí pé Uthman jama al-mushaf so Uthman kó mushaf jọ so wa harraqa al-masahif so ní pé Uthman radiyallahu anhu ní pé àwọn mushaf yòókù so lẹ́yìn bá tí Uthman ti kó gbogbo ẹjọ́ so gbogbo àwọn èyí tó jẹ́ manuscript ibi tán ti kójọ yẹn láti pé káwọn èèyàn má fi pínyà so Usman wá sun wọ́n ná so àwọn nínú àwọn kan tán fi jáde lé Usman lórí ni nínú àwọn nínú àwọn kan tí Ṣaitọ́nù fi lò wọ́n táwọn náà fi di ọmọlẹ́yìn Ṣaitọ́nù so tó wọ́n fi jáde lé Usman tán fi padà pa Usman radiyallahu anhu lélẹ̀ so nínú àwọn kan tí wọ́n sì fi máa gbọ́ náà ni lẹ́nu ẹlòmí náà so tí wọ́n ma gbọ́n lẹ́nu ẹlòmí nínú àwọn tí wọ́n ma ń rí ìkórìíra àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam tó ma ń rí lórí tí wọ́n ìfẹ́ tètè láàmọ́lẹ̀ fáwọn èèyàn káwọn yẹn bá fi màsírí wọn wọ́n ìfẹ́ tètè láàmọ́lẹ̀ káwọn yẹn bá má fi mọbi tán lọ kán má bá fi mọbi tán tafàsí so àwọn náà ma ń sọ̀rọ̀ ọ̀rọ̀ so àwọn náà ma ń sọ pé Kùránì Kùránì tí àwa mùsùlùmí ń kàtà àgbàgbọ́ nù rẹ̀ so gbogbo tí ẹni tó fẹ́ ta rọ́fídọ̀ fáwọn èèyàn tí ò ní kọ́kọ́ sọ fáwọn èèyàn ní ẹ̀ so ẹ̀tàn ẹ̀tàn so ẹ̀tàn àti ìmá parọ́ fáwọn èèyàn òun ni wọ́n ma fi ń na ma fi ń ta rọ́fídọ̀ ṣíà na ma fi ń ta fáwọn èèyàn so wọn ò gbàgbọ́ nínú Kùránì táwọn káyọ̀ wọ́n gbà pé Kùránì táwọn ń káyí Kùránì wọ́n ti yí wọ́n ti muharraf so wọ́n ti change ẹ̀ púpọ̀ àwọn sọ̀hábà ti change ẹ̀ so nínú àwọn ìtàmà ń gbẹ́kẹ̀lé láti fi tan ìròrí ìtàpadà wò pẹ̀lú ìyọ̀ndà Ọlọ́run Ọba àti tawfiq rẹ̀ nìkan ṣoṣo so in tó fi fà ní ẹka wo ìtàmà fi ń bẹnu àtẹ́lù Uthman yìí ẹgbẹ́ Uthman radiyallahu anhu so ní pé Uthmani Uthmani ń mushaf so ni pé ó sì tún kó àwọn mushaf jọ so bí wọ́n sì sọ náà ni lati fi jẹ́ kó lemi lẹ́mìíyàn kí a bá fi lè kórìíra Uthmani àpé gbogbo ẹni tó bá sọ pé nìkan sọ Kùránì lójú rẹ̀ so tí ó bá sí ìfarabalẹ̀ ati ìwòye sí nǹkan àti ètò ìrònú nǹkan jílẹ̀ so yóò sáré gbárata so bá ṣe ma ń sọ náà nìyàn so nínú al-masahif ti ibn abi dawud wọ́n gbà wá látọ̀dọ̀ abi maljaz abi abi majlaz so abi majlaz so nínú al-masahif libni abi dawud wọ́n gbà pé abi majlaz sọ pé isnadin sahih pẹ̀lú isnadin tó lálàáfíà so bẹ́ẹ̀ ni pẹ̀lú isnadi tí ó lálàáfíà so gẹ́bí muhaqqiqu al-mazahifu ibn abi dawud ti sọ àti àwọn àtàwọn ẹlòmínà tó pọ̀ gan nínú àwọn tírà mi so tó fẹ́ tó bí ojú ọ̀nà mẹ́rin sí márùn tí ó ti confirm pé wọ́n pé ẹgbàwáyìí ni pé ó lálàáfíà ni pé عابوا على عثمان pé Abi Majla sọ pé عابوا على عثمان رضي الله عنه تشقيق المصاحف ní pé wọ́n bẹnu àtẹ́lù Uthman bí Uthman ṣe fa àwọn masahif ya that is lẹ́yìn ìgbà tí Uthman kó wọn jọ tán so lẹ́yìn ìgbà tí Uthman kó wọn jọ tán tó kó musahafu jọ sójú kan so lẹ́yìn ìgbà tí Uthman kó gbogbo ẹ̀jọ tán sójú kan so àwọn tó wá jẹ́ pé okay àwọn eléyìí ah, káwọn èèyàn bá mọ́tún máa padà sí má so Uthman so in tí wọ́n fà lérò pẹ̀lú fífàyà ń bíbà yìí nìyẹn so kìí ṣe fífàyà tí ò nítumọ̀ kìí ṣe fífàyà tí ò bá mu so ara ọ̀ so àbí majlis wọ́n sọ pé waqad amanu bima kutiba lahum aw waqad amanu bima kataba lahum wọ́n wọ́n tako Uthman lórí pé ó fa àwọn mọ́sáfù yókù so àwọn manuscript tí Uthmanu tí wọ́n ti kọ́pì Qur'an láti pẹ̀lú àṣẹ Uthman so wọ́n bẹnu àtẹ́lù Uthmanu pé Uthmanu fà wọ́n yà wọ́n dẹ̀ ń ka àkójọpọ̀ Uthman yẹn gbogbo wọn wọ́n dẹ̀ ń ka wọ́n dẹ̀ gbàgbọ́ nù nǹkan tí Uthmanu kójọpọ̀ fún wọn so Abi Majlal sọ pé unzur ila humqihim so ìwọ náà wo ìjọmúgọ wọn so tún wá pẹ̀lú àwọn alfáàzù mi pé wọ́n ká wọ́n dẹ̀ ń ká so wọ́n bẹnu àtẹ́lù Uthman òun náà dẹ̀ ń ká so in tí Uthman kójọpọ̀ yẹn náà làwọn náà dẹ̀ ń ká wọ́n dẹ̀ ń bẹnu àtẹ́lù lórí ẹ̀ so ilé ya mọ́ wá láti fi sẹ̀rí fún wa pé orin ilẹ̀ ń tòótọ́ ní pé nínú àwọn àdí tán fi jáde lé Uthman lórí lélẹ̀ so orin ilẹ̀ ń tòótọ́ ní pé nínú àwọn nǹkan tí wọ́n sọ against Uthman radiyallahu anhu òun lélẹ̀ so bó wá ni ó ṣe jẹ́ pẹ̀lú allegation tí ó wọlé tí wọ́n fi kan Usmani so wọ́n náà ni kíkó Qur'an jọ kíkó mushaf jọ so kíkó mushaf jọ so sójú kan so tó ṣe pé orí ẹyọ kan yẹn náà ni káwọn èèyàn máa so kí kí ni kí ló ṣẹlẹ̀ so bó ni ó ṣe jẹ́ lódodo gangan so eléyìí kò bẹ̀rẹ̀ láti ayé kò bẹ̀rẹ̀ nígbà khilafa Uthman so ó ti bẹ̀rẹ̀ láti ayé Abubakar àti Umar radiyallahu anhuma so ibẹ̀ náà ni ká ti gbé so wá nínú Sahihul Bukhari hadith 4986 So hadith 4986 nínú Sahihul Bukhari. Kitabu Fadaili al-Qur'an. So babu jam'i al-Qur'an. So kitabu Fadaili al-Qur'an babu jam'i al-Qur'an. So wọnú Sahihul Bukhari. So hadith 4986. So so látọ̀dọ̀ Zaid látọ̀dọ̀ zaid ibn thabit radiyallahu anhu qal oni arsala ilayya abu bakrin maktala ahli al-yamama oni abubakar ránṣẹ́ sí mi so nígbàtí àwọn nígbàtí pípa àwọn ọmọ ogun tí wọ́n jà nínú ogun yamama nígbà tó ṣẹlẹ̀ so nígbàtí àwọn mùsùlùmí kú so nínú ogun Yemama so ogun yìí ni wọ́n jà láti fi kọjú Musailima so al so ogun yìí náà jà láti fi kọjú Musailima al so ó ní qala arsala ilayya Abubakirin maqtala ahli al-Yamama ó ní Abubakirin ránṣẹ́ sí mi so nígbàtí àwọn mùsùlùmí kú tí wọ́n pa àwọn mùsùlùmí lójú ogun Yemama ó ní fa idha Umar ibn al-Khattab 'indah onígbà tó ń débẹ̀ Umar ibn al-Khattab wà lọ́dọ̀ rẹ̀ àti Umar ibn al-Khattab wà lọ́dọ̀ Abu Bakr qala Abu Bakrin Abu Bakr radiyallahu anhu wá sọ pé inna Umar atani Umar wá bá mi faqala inna al-qatla qad istaharra yawm al-yamama ikú yẹn gbóná yawmal yamama lọ́jọ́ yamama so ní pé ó gbóná gan so that is ó pọ̀ gan so lọ́jọ́ yamama pé àwọn tó kú bí qurra'il qur'an so àwọn tó mọ̀ qur'an ká so àwọn tí wọ́n há qur'an so àwọn tó pọ̀ nù wọn àwọn tó pọ̀ gan nù wọn náà kú nínú ogun yamama wa inni akhsha sàbọ́kiri wá ní èmi ń páyà o an yastahirra al-qatlu bil-qurra'i bil-mawatin ó ní èmi ń páyà pé àwọn kú kó padà àwọn qurra so wọ́n padà máa kú gan ní àwọn mawatin láwọn ojú ogun so láwọn ojú ogun mawatin jam'u mawton nìyẹn so mawtin ayé mawton so ojú ogun jẹ so wọ́n ni fayadhhaba kathirun min al-Qur'an ní pé kó wá in tó pọ̀nù Qur'an ó wà lọ wa inni ara an ta'mura bi jam'i al-Qur'an so èmi sì rí pé kó pàṣẹ ní pé kí wọ́n kó Qur'an papọ̀ so ní pé kó kó Qur'an papọ̀ so gbogbo nǹkan báyìí so gbogbo nǹkan yìí ó ní Umar sọ fún Abubakar so gbogbo nke ayé òun ni Umaru sọ fún Abubakar tó pé Abubakar narí ti fún Zaid so Zaid ibn Thabit so nǹkan tí Umaru sọ ní pé iná innal qatla qad istaharra yawma al-yamama bi qurra'i al-Qur'an wa inni akhsha an yustaharra al-qatlu bil qurra'i bil mawatin fayadhhaba kathirun min al wa in ni arọ oni emirio an ta'mura bi jam'i al-Qur'an ipe kó pàṣẹ pé kó Qur'an ko pase pe ko quran papo qultu li Umar so Zaid ó uh, ní qultu li Umar ó ní mo wá sọ fún Umar kayfa taf'al kayfa taf'alu shay'an bó ní ó sì sin kankan lam yaf'alhu rasulullahi sallallahu alaihi wasallam tó sì pé òjíṣẹ́ Ọlọ́run ọba ò sí qala Umar hadha wallahi khair Umar sọ pé eléyìí dáadáa ni o falam yazal umar yuraji'uni so umar ó yẹ kògbò láti máa láti máa sọ fún mi so láti máa gbàmíyànjú hatta sharaha Allahu sadri li dhalik títí tọ́lọ́wọ́ bá fi jẹ́ kí ọkàn mi yọ sí kọ́kọ́ mi yọ sí nǹkan yẹn wa ra'aytu fi dhalika alladhi ra'a umar èmì náà nǹkan tí umar rí wani qala zaidun so zaid sọ pé qala abubakir ní pé abubakir yìí ó tẹ̀síwájú láti máa sọ so lẹ́yìn gbà tí abubakir sọ nǹkan tí umar sọ àti tóhun náà in tó jẹ́ reaction wọn nígbà tí umar sọ ó tún wá sọ pé innaka rajulun shab ní pé ìrẹ zaid ibn thabit rí alákùnrin ọ̀dọ́ ni ọ́ aaqilun onílàáká ni ọ́ la nattahimuk àkẹfí sí ọ wa qad kunta taktubu al-wahya sallallahu alaihi wasallam ìwọ ló sì máa ń kọ wahyi fún òjíṣẹ́ Ọlọ́run Ọba sallallahu alaihi wasallam fatatabbaʿil Qur'an so wá àwọn ibi tán kọ àwọn Qur'an sí káàkiri so wá àwọn ibi tán kọ Qur'an sí káàkiri fajma'ahu kó wá kó wọn so fawallahi so Zaid Zaid wọ́n sọ́nsẹ̀ máa pé fọwọ́láhì mo búra pẹ̀lú ọlọ́run ọba láukàlàfúni tó bá yí pé wọ́n ní kí n ṣe nakla jabal wọ́n ní kí n gbé òkè minal jibal nínú àwọn òkè kí n gbé àpáta kan nínú àwọn àpáta ma kana athqala alayya mimma amarani min jam'il qur'an so kò ní wúwo lórí mi tó tó ìkó qur'an jọ tí wọ́n ní kí n ṣe yẹn so ẹ wo àmánà àwọn sọ̀hábà àti bàbàrà tó jẹ́ tọ́lọ́wọ́ ọba àti ìpáyà Ọlọ́run ọba subhanahu wa so àwọn táwọn ya kẹfí sí nìyẹn so gbogboro àwọn Yasir Qadi gbogboro àwọn tí ó mọ̀ jẹ́ káwọn èèyàn tí wọ́n so ibo ibi ibo ní gbogbo àwọn àdánwò tí ẹ̀ náà ti wá tẹ́bá tracy àdánwò tí ẹ̀ náà so náà ti di pé òun náà ń bá àwọn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èèyàn so gbogbo àwọn mùdírù jákàjákà kan so ma jí káwọn èèyàn ma dáútì súnnà nabi sallallahu alaihi wasallam kama kẹfẹ́ sáwọn sahaba nabi sallallahu alaihi wasallam so kama kẹfẹ́ sábò huraira so wani a qultu zaid zaid ibn thabit wani mo sọ pé kayfa taf'aluna shay'an bó lẹ́sìsìn kankan lam yaf'alhu rasulullahi sallallahu alaihi wasallam tó sì pé òjíṣẹ́ ọlọ́run ọba òsì qala huwa wallahi khairun so wọ́n sọ pé ah dáadáa ni falam yazal abubakrin yuraji'uni so abubakrin náà yẹ kò gbò láti máa bá mi sọ hatta sharaha allahu sadri lilladhi sharaha lahu sadra abi bakrin wa umar títí tí Ọlọ́run Ọba fi jẹ́ kí n yọ́nú sí nǹkan tí Ọlọ́run Ọba jẹ́ kí Abubakar àti Umar yọ́nú sí radiyallahu anhuma fatatabba'tu al-Qur'an so ma bẹ̀rẹ̀ sí ń wá àwọn ibi tí wọ́n kọ Qur'an sí káàkiri so ajma'uhu min al so mo ń kó jọpọ̀ níbi àwọn àwọn àwọn ewé igi dẹ́bínù so àbí àwọn àwọn parapara rẹ̀ àwọn ibi tó ti gbẹ lára rẹ̀ so àwọn ibi tó ti gbẹ lára rẹ̀ tó máa ń kọ sí so wọ́n ni wọ́n ni wal-likhāf àti àwọn òkúta tó fẹ́lẹ́ so àwọn òkúta tó fẹ́lẹ́ tó wá tó flat so tí wọ́n ma ń kọ tí wọ́n ń kọ nǹkan sí so lóun bẹ̀rẹ̀ sí ń kó àwọn Qur'an jọ so that is àwọn bitán kọ Qur'an sí níbi àwọn ewé igi dẹ́bínú àbí igi ara dẹ́bínú tó ti tó ti gbẹ so tó lè kọ nǹkan sí bí ìwé tó dàbí ìwé tó lè bí wàlá so wọ́n ni wasuduri rijal àti tí àwọn èèyàn ha so wọ́n bẹ̀rẹ̀ sí ń kó jọ pọ̀ níbi in tí àwọn èèyàn ha náà حتى وجدت آخر سورة التوبة تجد مفيري إقبعين سورة التوبة مع أبي خزيمة سوكبلو أبي خزيمة الأنصاري لم أجدها مع أحد غيره إيري بلو ألمي تياسسون So, لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنيتم سيما وانكم بيبعينه سيما كوي áyà yìí àwọn ẹlòmíì wọ́n sọ pé kò sí nínú Qur'an so nínú àwọn manáfikí mi so tó yí pé àwọn náà ń tan nífàkù wọn wọ́n ní áyà laqad ja'akum rasulun min anfusikum kò sí nínú Qur'an so èyí táwọn kọ́kọ́ má lé lórí kèése lórí kèése lórí pé ọ̀dọ̀ Abu Khuzaymah náà ti rí o ara o so yí táwọn kọ́kọ́ mọ́ lérí kọ́ nìyẹn o so hisabi làwọn fi wọ́n hisabi na fi wọ́n kùránì so ìgbà táwọn wọ́n kùránì lọ pẹ̀lú hisabi wọ́n rí pé hisabi yẹn ti fẹ́ Daru ni aya laqad ja'akum rasulun min anfusikum so nígbà tán rí pé hisabi yẹn ti fẹ́ dàrú ní aya laqad ja'akum rasulun min anfusikum bá ṣe ní kìí sára kùránì nìyẹn so wọ́n gbọ́lá fún hisabi lórí lórí kùránì so wọ́n padà wọ́n wẹ́rí fún pé ṣebí wọ́n sọ pé kódà wọn ò tètè rí gan wọn rí àyà gbogbo àwọn jagbajagba so ẹ̀rí gan ó yẹ kí ni mùsùlùmí gan dùn ní pé wọ́n tún fi ń rinlẹ̀ ní pé àyà iṣẹ́ àwọn rí akhir in tó jẹ́ ìgbẹ̀yìn suratu tauba àwọn rí lọ́dọ̀ sahaba báyìí wọ́n ni hatta so wọ́n ni àtítí di ìgbẹ̀yìn suratul bara'a láti aya laqad ja'akum rasulun wọ́n ní fakana ti suhuf wọ́n ní àwọn àkójọpọ̀ so àwọn ìwé tí wọ́n kó gbogbo ẹ̀ papọ̀ inda abi so ó wà lọ́dọ̀ abubakar hatta tawaffahu Allah so títí tí Ọlọ́run bá fi pa abubakar radiyallahu anhu thumma inda umar lẹ́yìn náà wọ́n wà lọ́dọ̀ umar hayatahu ní gbogbo ìgbésí ayé rẹ̀ thumma inda hafsa so nígbà tó wà láyé so wà lọ́dọ̀ Umar nígbà tó wà láyé thumma inda Hafsa binti Umar radiyallahu anhu wa anha so lẹ́yìn náà nígbà tí Umar kú ó wà lọ́dọ̀ Hafsa so kọ́nà bá kó yọnu sí Hafsa àti Umar so àwọn sahaba alápàlẹ́ méjèèjì so bí ọ̀rọ̀ ìkó Qur'an jọ bó sì ṣẹlẹ̀ ní o in tó fa ni o so in tó fa ni so Umar ó mú wá ní ìmànà fún Abubakar abubakar gbà wọlé so àwọn sahaba yọ́nú sí so ìpanupọ̀ àwọn sahaba sì wà lórí ẹ̀ so àti in tó clear sí gbogbo ẹni tó bá ní làákàí tó bá ní làákàí tó kéré jùlọ so ẹni pé nǹkan yìí gan in tí ó ṣe pàtàkì gan tó Qur'an so àwọn èèyàn kọ kalẹ̀ so wọ́n tún fi sínú àwọn fáìlì wọ́n tún save sínú àwọn storage àwọn hard, àwọn hard storage so wọ́n tún gbé sáwọn bunkers so in tí ó tó Kùránì ni ọ̀ so nínú àwọn tó secure níbi nínú àwọn ibi tó secure jù láyé an bèèrè tàṣí Kùránì so kí a rí mùsùlùmí kó òun gangan ní wọ́n ń bẹnu àtẹ́lù àbóhun gangan wá fi wọ́n fi ń ṣe àwíjàre lórí àdádálẹ̀ rẹ̀ so wọ́n kójọpọ̀ láyé sallallahu alaihi wasallam ni so wọ́n kójọpọ̀ sí wọ́n kójọpọ̀ lọ́kàn àwọn èèyàn tí wọ́n ha so àti gẹ́gẹ́ bá nabi sallallahu alaihi wasallam ṣe ṣe ma ń sọ fáwọn tí wọ́n ń kọ́ so àwọn mọ̀ so àwọn sàhábà sì mọ̀ ní mọ̀ àmà papọ̀ ní àkójọpọ̀ rẹ̀ so wọ́n mọ̀ ní mọ̀ àmà so àkójọpọ̀ yẹn wọ́n kàn wá fi sí ok ká dáàbòbò ká dáàbòbò àkójọpọ̀ yẹn so e, kò sádádálẹ̀ kankan so kò sẹ́rì fún aláìníkan ṣe tí ó ti so ọ̀lẹ olè so kò jẹ́ bó ṣe jẹ́ nípa bí ìkọ́ Kùránì jọ bó ṣe bẹ̀rẹ̀ so bó ṣe rí láyé Abubakar àti Umar lélẹ̀ so hadithi tó tún kẹ́nà nínú Sahih al-Bukhari bá kẹ́nà so kódà hadithi tó kàn gẹ́lẹ́yìn hadithi náà so hadithi ta kàtàn 4986 lọ́wọ́ so hadith tí a kansin hadith 4987 so nínú sahih al-bukhari kitabu fada'il al-qur'an babu jam'i al-qur'an so wọ́n gbà wá látọ̀dọ̀ hudhaifa ibn al-yaman so hudhaifa ibn al-yaman sahaba alápmọ́lé so ni wọ́n gbà wá látọ̀dọ̀ rẹ̀ wọ́n ni سلطه عن آه، حذيفة بن اليمان سلطه حذيفة بن اليمان قدم على عثمان بأن حذيفة بن اليمان بأن أنس بن مالك نبي أنس بن مالك أولو صفون ابن شهاب so ابن شهاب ibn shihab sọ pé anna anas ibn malik haddathahu so ní pé ó sọ fún pé ní pé Hudhayfa ibn al-Yaman qadima ala Uthman ní pé ó dé ní pé wá bá Uthman that is ó dé láti ìrìn àjò náà ń pè ní qadima so kíyàn dé láti ìrìn àjò so jaa so larbawa warada so jaa warada àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so wáfàdà so wáfàdà wọ́n dé ní jama wọ́n dé lápapọ̀ so táwọn èèyàn bá dé ní àpapọ̀ tí wọ́n sì rìn àjò so but kọ́dìmọ̀ ó dé láti orí láti rìn àjò ní pé ala Uthman sí ọ̀dọ̀ Uthman wa kana yughazi ahla Sham so Hudhayfa sì ń jagun ní Sham fi fathi Irminiya so láti pé kí wọ́n fi ránjá Armenia so wọ́n jà lógun so wa azerbaijan àti azerbaijan so wọ́n jà lógun ma'a ahli al-iraq pẹ̀lú àwọn tó wà ní iraq fa afza'a hudhaifata ikhtilafuhum fil qira'a so o ó dẹ́rùbà so ó dẹ́rùbà hudhaifa ìyapa táwọn èèyàn ṣe pé wọ́n ní Hudhayfa wà nínú àwọn tí wọ́n jagun ni so bá ṣe ń ṣe yapa níbi kíka Qur'an faqala Hudhayfatu li Uthman Hudhayfa wá sọ fún Uthman pé ya amiral mu'minin ẹ̀rẹ́ olùpàṣẹ fáwọn mu'mini o so adrik hadhihi qabla an yakhtalifu fil kitab kan tó mọ́ ṣe nípa Qur'an اختلاف اليهود والنصارى إيرو يقع ويهودة ونصارى فأرسل عثمان إلى حفصة عثمان وانا سيسي حفصة so تبا أقوى ويني بحديث تاكتا ètò síwájú ilé ní pé àkójọpọ̀ tí wọ́n لاي láyé àkójọpọ̀ Qur'an tí wọ́n لاي láyé بكر so هو wà lọ́dọ̀ بكر nígbàtí Abubakar kú ó wà lọ́dọ̀ Umar nígbàtí Umar kú ó wà lọ́dọ̀ Hafsa ọmọ Umar so wọ́n ni a fa arsala Usman Usman wá ránṣẹ́ ila Hafsa sí Hafsa an arsili ilayna bi suhuf ní pé kó rán àwọn papers so tí wọ́n kọ Qur'ani síyẹn nansakhuha káwọn kọ́pì ẹ̀ so fil masahif sí àwọn ibi tí wọ́n kọ Kùránì sí thumma narudduha ilayki so ṣe wọ́n pé láyé Abubakar wọ́n kójọpọ̀ sáyé kan láyé Usman wọ́n wá fẹ́ àkójọpọ̀ yẹn wọ́n fẹ́ wọ́n fẹ́ kọ́kọ́ tún wọ́n fẹ́ wọ́n fẹ́ revise so wọ́n fẹ́ revise kan tún wò lẹ́ẹ̀kan sí so kan tún tún wò kan wọ́n rí dájú pé Qur'an náà ni in táwọn èèyàn ha ó sì lálàáfíà in tí ìdán sì gbọ́ lẹ́nu Ànábì sallallahu alaihi wasallam ni so bákan náà wọ́n tún wọ́n fẹ́ photocopy rẹ̀ sí so bóòsí wọ́n sì photocopy rẹ̀ láyé ìgbàyìn àwọn èèyàn ó kọ so wọ́n kọ tí ó pọ̀ wọ́n wà fi ránṣẹ́ káàkiri sáwọn àyè so àwọn nù sáà so thumma narudduha ilayk so Osman sọ pé so lẹ́yìn náà àwà sí kìnnì tán bá ti copy ẹ̀tẹ́ a wà dá padà sí ọ so ìmá ìrìváìsì Kùránì yìí gan òun náà jí ṣe bídá fúnra rẹ̀ ìpé revised edition gẹ́gẹ́ pé náà káwà yí kó ara ní pé kí èyàn make sure pé ní tèyàn ń ká látọ̀dọ̀ Ọlọ́run Ọba ló ti wá so sí bó ṣe jẹ́ náà nìyẹn gẹ́gẹ́ bí Jibril náà se máa ń ṣe fún Ànábì sallallahu alaihi wasallam lọ́dọọdún tí Jibril wá revised lẹ́ẹ̀mejì fún Ànábì sallallahu alaihi wasallam ní ọdún tí Ànábì sallallahu alaihi wasallam kú so revision tán sọ bẹ́ẹ̀ pé kí wọ́n wá yí nǹkan padà ara ní pé sí nǹkan yìí so bí èyàn fẹ́ tẹ̀ nǹkan sí pé so bá ń tí ibi tí èyàn ti mú so bá mú so kí pé revise àfikún ara so ilé iná kò sínú bídá àrádà ti ara so kò sẹ́rì fún ẹni tó fẹ́ lò fún àdádálẹ̀ rẹ̀ so wọ́n ni thumma narudduha ilayk fa arsalat biha Hafsa ila Uthman Hafsa wá fi ránṣẹ́ sí Uthman fa amara zaid ibn thabit so osman wá pa zaid ibn thabit wa abdullah ibn zubair ṣe pé zaid ibn thabit àwọn náà ló kó jọpọ̀ alákọ̀ọ́kọ́ zaid ibn thabit ẹ máa wò zaid ibn thabit so níbi hadith ta kọ́kọ́ kà síwájú yẹn òun ló máa ń kọ́ fún annabi sallallahu alaihi wasallam nígbàtà annabi wà láyé so katibu rasulillahi sallallahu alaihi wasallam so òun ló máa ń Qur'anu fún annabi sallallahu alaihi wasallam nígbàtí annabi wà láyé òun náà ni abubakar náà tún wá pè ní pé kókọ́ so Uthman nísìn báyìí Uthman náà so Zaid ibn Thabit yìí náà ni so wa Abdallah ibn Zubair radiyallahu anhu sahaba so látara pé ẹwọ wọ́n dá alámàrí padà lọ sí nke o ló mọ̀ ń parẹ̀ òun ni annabi ma ma ń lò fẹ́lẹ̀ òun ni annabi sọ báyìí padà wọ́n ni wa abdullahi ibn zubair wa sa'id ibn al'as wa abdurrahman ibn al ibn hisham so àwọn tí osman delegate pé kí wọ́n kí kí wọ́n revise so kí wọ́n make sure pé àwọn èèyàn ní ikhtilafu ma àwọn èèyàn ní ma pínyà níbi kíkà Qur'an wọn wọ́n ní fanasakhuha fi al-masahif wa qala Uthman lirraht so Uthman wá sọ fún àwọn tí Uthman yí lirrahti al-Qurashiyyin al-thalatha Uthman sọ fún àwọn tí wọ́n jẹ́ Qurayshi mẹ́tẹ̀ẹ̀ta so Zayd ibn Thabit Abdullah ibn Zubair Sa'id ibn al-As so ní pé idha ikhtalaftum so ní pé tẹ́ bá ti tẹ́ bá ti agree àbí tẹ́ bá ti ní tẹ́ bá ti ní yapa antum wa zaid ibn thabit fi shay'in min al-qur'an so tẹ́yìn àti zaid ibn thabit tẹ́ bá ti wò tẹ́ bá ti ní ah, báyìí ni zaid ibn thabit sọ pé báyìí ni ẹ̀yin sọ pé báyìí ni wọ́n ní faktubuhu bi lisani quraish ẹ kọ pẹ̀lú ah, èdè àwọn quraish fa inna ma nazala bi lisanihim torí pé èdè àwọn Qurayshi ni Qur'an fi sọ̀kalẹ̀ fa fa'alu wọn wá síbẹ̀ hatta idha nasakhu as-suhufa fil masahif tí tó fi ṣe pé wọ́n kọ́pì gbogbo àwọn àwọn kan tó wà ní pépà ìpìlẹ̀ tí Abubakar kójọpọ̀ yẹn wọ́n kọ́pì ẹ̀ sínú àwọn ibi tá ma ń Qur'an sí so fil masahif wọ́n ni radda Uthmanu as-suhfa ila Hafsa Uthmanu dá àkójọpọ̀ ti Abubakar yẹn ó dá padà sí ọ̀dọ̀ Hafsa wa arsala ila kulli ufuq so Uthman wá sẹ́ndì sí gbogbo ayé so gbogbo ayé bí mushafin so pẹ̀lú mushafu pẹ̀lú bí tánkọ mimma nasakhu nínú àwọn nínú àwọn èyí tí wọ́n kọ́pì yẹn wa amara bima siwahu min al-Qur'an fi kulli sahifa Uthman wá pàṣẹ pẹ̀lú gbogbo tó bá ti yàtọ̀ sí àwọn èyí tí wọ́n kọ́pì so nínú Qur'an ni fi kulli sahifa so uh, nínú gbogbo pépà tó bá wà aw mushafin so àbí àkójọpọ̀ pépà ni an yuhraqa ní pé kí wọ́n sun gbogbo ẹ̀nà so lẹ́yìn ìgbà tí Usman ń ṣe nǹkan tó jẹ́ dáadáa yìí so nǹkan tó jẹ́ nǹkan dáadáa yìí so tán kójọpọ̀ táwọn yẹn máa fi máa pín yà so Usman wá pàṣẹ pé gbogbo yòókù so ní pé kí wọ́n sun wọn náà ẹgbẹ̀ wá Hudhayfa yóò tún clear sí wá sí so tá bá wo ẹgbẹ̀ wá mi so ta bá wọ ọ̀nà míì tó gbà wá so àbí riwaya mi nínú kitabul masahif ti ibn abi dawud so ẹgbàwá Hudhayfa yìí náà ni so nípa pé in tí tó ṣẹlẹ̀ sí Hudhayfa yìí so but a pẹ̀lú ẹgbàwá mi tó tó kún so ẹgbàwá tó sì lálàáfíà ni so tó lálàáfíà ni wọ́n ní látọ̀dọ̀ Yazid ibn Muawiyah so sọ pé inni la fil masjid ó ní mo wà ní masjid o masalasi zaman al-walid ibn uqba ní ìgbà walid ibn uqba fi halqatin so ní àpéjọpọ̀ ọmọkẹ́ àbí àpéjọpọ̀ ìmọ̀kẹ́ fiha hudhaifa so hudhaifa wà ń so Hudhayfa náà wà níbi àpéjọpọ̀ yìí walaysa idhak kò sì sí nígbà yẹn o so hajjazatun kò sí àwọn nǹkan tá fi ń dí àyè so báyìí àwọn nǹkan tá fi ń dí àyè kankan àwọn èèyàn má bàá fi débẹ̀ àbí kankan wala jalawiza bẹ́ẹ̀ sì ni kò sáwọn ọlọ́pàá so nígbà yẹn so nígbà tí ìṣẹ̀lẹ̀ tí Yazid ibn Muawiya tó fẹ́ sọ yìí nígbà tó ṣẹlẹ̀ ni pé ìzhátafa hátífún so man kana yaqra ala qira'ati abi musa nígbàtí ẹnìkan pariwo so hátafa so wọ́n ma sábà lọ fún tí yẹn bá sọ̀rọ̀ but ní sọ̀rọ̀ tí yẹn pariwo wọ́n ní ìzhátafa hátífún so wọ́n ní bí ẹnìkan sì pariwo nìyẹn pé man kana yaqra'u ala qira'ati abi musa nígbà tó bá yẹ pé bóhun ṣe ń sí ń ka ni fàlìyàtí záwíyàtà lẹ́tí ìndà àbúwábi kínda kó wá sí kọ́nà tí ó wà lẹ́gbẹ̀ẹ́ lẹ́kùn kínda so wà mán kánà yẹ kọ̀rọ̀ alákìrọ̀ àti abdullahi bin mas'ud ẹni tó bá yẹ pé abdullahi bin mas'ud sí ma ń ka kùránì fàlìyàtí hadhihi záwíyà so kó wá sí kọ́nà yìí alẹ́tí ìndà dárí abdullahi tó yí pó wà ní tó abdullahi wọ́n ni waqtalafa fi ayatin wọ́n ni àwọn ìjọ méjì wá ṣe yapa so min suratil Qur'an eh, min suratil Baqara nínú suratil Baqara wọ́n ni qara'a hadha ilayka wa atimmul hajja wal umrata lil wa atimmul hajja wal umrata lil bayt wọ́n ní fagọ́dìbá Hudhayfa wọ́n ní Hudhayfa wá bínú wa ahmarrat aynahu ojú rẹ̀ sì pán wọ́n ní thumma qama lẹ́yìn náà wá dìde fafazara qamisahu fi hujzati wọ́n ló wá tọ́kín so ó tọ́kín ṣẹ́tì rẹ̀ so wa huwa fil masjid so ó sì wà nú masalasi wa dhaka fi zamani Uthman ìgbà ayé Uthman lélẹ́yìí faqala wọ́n ní Hudhayfa wá sọ pé imma an yarkaba ila amir amiri al-mu'minin wa imma an arkab ṣẹ́rẹ́ ni tí ń pariwo pé so àbí wọ́n sọ wíwá pé imma an yarkaba ila amiri al yálà kí ó lọ sí ọ̀dọ̀ Uthman tó jẹ́ olùpàṣẹ fáwọn mu'minin sí wa imma an arkab àbí kó sì pé mi lọ fa hakadha kana man qablakum so báwọn tí wọ́n ṣe wá síwájú yín báwọn náà ṣe ṣe nìyẹn wọ́n ní so that is àwọn Yahudi báwọn náà ṣe bẹ̀rẹ̀ sí ń pínyà níbi Kùránì àtàwọn Nasara níbi tírà t'Ọlọ́run bá sọ kalẹ̀ fún wọn ni wọ́n ní thumma aqbala fajalasa faqala wọ́n ní lẹ́yìn náà ó wá súnmọ́ wá sọ bá gbé Muhammad dìde o فقاتل بمن أقبل من أدبر حتى أظهر دينه so anabi sallallahu alaihi wasallam wá fi jagun so àwọn tí wọ́n gba inta nabi mú wá so ó fi wọ́n jagun lórí àwọn tí wọ́n kọ̀yìn sí nǹkan ta nabi sallallahu alaihi wasallam mú wá so hatta azhara di hatta azhara dinahu títí tí ẹ̀sìn rẹ̀ fi hàn àbí tí wọ́n fi fún ẹ̀sìn rẹ̀ ní àgbéga wọ́n ni thumma inna Allaha qabadahu lẹ́yìn náà Ọlọ́run bá wá pa annabi sallallahu alaihi wasallam fata'ana an-nasu fil islam ta'nata jawad àwọn èèyàn àtàkì islam ní àtàkì tó lágbára thumma inna Allaha istakhlafa Aba so but Ọlọ́run bá wá fi Abubakar Ọlọ́run bá fi jẹ khalifa láti fi kọ́bù àtàkì kátàwọn èèyàn àtàkì islam yẹn fakana ma sha Allah so abubakri sì rí bí Ọlọ́run bá subhanahu wa ta'ala ṣe fẹ́ àbí ó wá bí Ọlọ́run bá ṣe fẹ́ pé á ó wà lórí nǹkan tọ́lọ́run bá fẹ́ thumma inna Allaha qabadahu lẹ́yìn náà Ọlọ́run bá wá pa abubakri náà fata'ana an-nasu fi al-islam ta'nata jawad àwọn èèyàn tún attack islam so ní attack tó lágbára thumma inna Allaha istakhlafa umar lẹ́yìn náà Ọlọ́run bá wá fi umar rọ́pò fanazala wasatol islam ó wá dó sáàrin gungo islam láti defend islam báyìí so nazala wasatahu so ní pé ó dó sáàrin rẹ̀ láti defend so wani thumma inna allaha qabadahu so lẹ́yìn ina ọlọ́wọ́ bá wá gbẹ̀mí umar náà fata'ana an-nasu fi al-islam ta'nata jawad sàwọn yẹn tún attack islam ní attack tó lágbára thumma inna allaha istakhlafa uthman so lẹ́yìn náà Ọlọ́hun bá wá fi Uthman ó fi rọ́pò that is ó fi defend Islam wa aymullah mo sì búra pẹ̀lú Ọlọ́hun bá o la yushikanna an yat'anu fihi ta'natan ó fẹ́ ṣe ó súnmọ́ kó ṣe pé wọ́n àtàkì Islam ní àtàkì tó ṣe pé takhlufunahu kullahu gbogbo ẹ̀ ni ó parí so gbogbo ẹ̀ ni ó end pé attack pe àtàkì tó kù tí ó bá islam islamu se bayi kó má yí pé gbogbo ẹ̀ ni ó padà end pẹ̀lú be se npe pín ni bi ma ka Qur'ani so lè wà nínú kitabul masahif ti ibn abi daud so babu ittifaq in nas ma'a usman ala jam'i al masahif so page 66 so kitabul masahif ti ibn abi daud a page 66 so bákanáà nínú a kitabul masahifi bákanáà so ìgbà wá mi tí ó tún fún wa ní píkṣọ́ kí ló ṣẹlẹ̀ kí ló fà so tí Uthman tí wọ́n fi àtàn fi gbé gbogbo àwọn ìgbésẹ̀ tó dáa yìí so àwọn nǹkan tó ṣe pé nǹkan yìí ní tí è ṣe nǹkan so a tún ka àwọn ìgbà wá mi tó pọ̀ gan nínú kitabul masahifi bákanáà so kitabul masahif náà so uh, page 105 lélẹ̀ so page 105 so abala jam'a Uthman al-masahif so jam'a Uthman al-masahif so wani so haddathana Sa'id ibn Abdurrahman an Muhammad ibn Sirin qal wani jam'a Uthman lil-mushaf ní pé Uthman kójọpọ̀ so Uthman kójọpọ̀ ní àwọn tó wà sáyìn sí kíkó Qur'an jọ so àti tí wọ́n kọ́pí rẹ̀ tí wọ́n sì revise rẹ̀ tí wọ́n rí pé ó dájú dáadáa wọ́n ní ithnay ashara rajulan so àwọn èèyàn 12 ni Usman kójọpọ̀ so minal muhajirina wal ansar nínú àwọn muhajiruna àti ansar minhum lára wọn Ubay ibn Ka'b so lára wọn ni Ubay ibn Ka'b wa Zaid ibn Thabit àti Zaid ibn Thabit so àwọn tí Usman kójọpọ̀ so ní pé èèyàn 12 so nínú àwọn sahaba annabi sallallahu alaihi wasallam nínú àwọn muhajirun àtàwọn ansar so ni Uthman delegate pé kí wọ́n kí wọ́n sey sey so so iṣẹ́ kí copy àwọn Qur'an sí àwọn copies àwọn àwọn copies tó pọ̀ so la wọ́n lè pín káàkiri yo sì jẹ́ pé ìyẹn nìkan ni wọ́n ma lò so nínú riwaya mi bakana so nínú tírà al-masahif na yinan wani lamma arada Uthman an yaktuba al-masahif nígbàtí Uthman fẹ́ tó fẹ́ kọ mushaf dà sí nígbà tó fẹ́ kó jọ jama'a lahu ithnay ashara rajulan min Quraysh wal ansar ó kó yà 12 jọ papọ̀ fún nínú Quraysh àtàwọn ansar fihim Ubay ibn Ka'b Ubay ibn Ka'b wà náà wa zaid ibn Thabit àti zaid ibn Thabit wa kana Uthmanu yata'ahaduhum Uthmanu sì man ó man gba ahdu wọn that is o ma ń gba agreement wọn àti ìbúra wọn so lórí pé wọ́n ó ṣiṣẹ́ dáadáa wọ́n mójútó wa kana Uthmanu yata'ahaduhum fakanu idha tadara'u fi shay'in so tán bá wá ṣe ya pàmbí kẹ́kẹ́ nígbàtí wọ́n ń ṣe jam'u Qur'ani àwọn 12 tí Uthmanu kójọpọ̀ yìí tí wọ́n bá ṣe ya pa ẹnu bá akhiruhu wọ́n dìlé rẹ̀ wọ́n fi sí pé okay káyì fílẹ̀ náà wọ́n ni so Muhammad bin sin sọ pé ó sọ fún ẹni tí òun gbà wá látọ̀dọ̀ rẹ̀ ó ní fakultu li kathir ni pé hal tadruna lima kanu yuakhirunahu so madi tí wọ́n fi máa ń dìlé pé ok èyí táwọn bá pín yàn parẹ̀ káàkà fi sẹ́gbẹ̀ kan náà kama bèèrè ìlọ wọ́n ni qala la so ó ara qala Muhammad bin sin wá sọ pé fadhanantu dhannan so èmi wá rò innama kanu yu'akhirunahu ìdí tí wọ́n fi ma postpone pé èyí tí wọ́n bá ní àpánpa rẹ̀ so tó ma ń postpone pé okay káfí òun lẹ́nà liyanzuru ahdathahum ahdan bil 'ardati al-akhirah liyanzuru ahdathahum ahdan láti fi wò pé nínú gbogbo àwọn tí wọ́n ń gba Kùránì lọ́wọ́ rẹ̀ èyí táwọn sì yapẹnu lórí èyí ta ni ahdathahum ahdan ta lè tó súnmọ́ jù tí ó mọ́ jù tí táìmù rẹ̀ ó súnmọ́ jù bil arudatil akhira pẹ̀lú the last revision tí annabi sallallahu alaihi wasallam ṣe pẹ̀lú Jibril so se mọ̀ pá sọ fún wa pé anabi eh, ọdọọdún ni jibril ma ń revise Qur'an fa nabi so ni pé ok wà ká ọya ká ok eléyìí o so sọ bí mo ṣe sọ pọ́lọ́wọ́ bá sọ so ọdọọdún bẹ́ẹ̀ ni so ìgbà tí anabi sallallahu alaihi wasallam ọdún Nabi, anabi fẹ́ kú ẹ̀ẹ̀mejì so nínú ramadan náà sí ni so nínú ramadan ni a jibril ma wá revise fa nabi sallallahu alaihi wasallam so ẹ̀ẹ̀mejì wá ní jibril revise Qur'an fún annabi sallallahu alaihi wasallam so òun ni arudotul akhira òun ni last revision ta nabi sallallahu alaihi wasallam ṣe to to ta nabi na wa ka wọn yabe so ta ma wa ṣe ya pa eh, ibn sirin wá sọ pé òun wò pé ìdí ta fi delay rẹ̀ òun ni pé wọ́n fẹ́ wọ́n fẹ́ fi revise ẹ̀ pẹ̀lú pé ẹni tó bá ṣe pé òun bóyá ìgbà tó padà gba islam bóyá in tó súnmọ́ pé òun ó gbọ́ the last kíká tá nábì ká yẹn òun nìkan òun ó gbọ́ so òun rò pé yíta ń dìlé rẹ̀ fún wọn ni fayaktubunaha ala qawlihi so wọ́n wà kọ lórí the last revision nábì sallallahu alaihi wasallam so túnmọ̀ pé Qur'an the last revision tá nábì sallallahu alaihi wasallam ṣe òun náà fi dàwánà Qur'an ẹwọ ẹwọ bọ́lọ̀ wọn bá ṣe dáàbò bọ̀ ẹ̀sìn wo báwọn èèyàn sì ìmọ̀ dauti ìmọ̀ ìmá sí méjì bá àwọn èèyàn lẹ́mìí nípa ẹ̀sìn Ọlọ́run Ọba nínú tíra al-Masahif bákanáà tí Ibn Abi Dawud so page 99 so wani àwọn ni annabukairon haddathahu anna nasan kano bil Iraq wani yóò tún fún wani picture ìdí àti báwo àti gbogbo tó jọ máa bí Osman ṣe gbé àwọn ìgbésẹ̀ tí wọ́n gbé radiyallahu anhu so wọ́n ni Bukairi sọ pé àwọn èèyàn kan wà ní Iraq so ó ń padà sí nǹkan tí Hudhaifa tí wọ́n sọ nípa eh, nínú Bukhari àti gbogbo àwọn kátà sí ń kà fún wa gbogbo ẹni ìsinádà wọn lálàáfíà so kódà kìí ṣe nínú tíra ẹyọ kan so láwọn tíra mi so àwọn ìgbàwà tó sì pé wọ́n sọ háhà ìsinádà wọn ni so torí pé èyàn lè padà lọ rí so lọ́dọ̀ Jamaluddin al-Afghani àtọmọ rẹ̀ so ipé gbogbo àwọn rú àwọn ẹgbàwá tó wá nípa Qur'an yìí tó mọ̀ sọ pé kò rinlẹ̀ tó mọ̀ sọ gbogbo àwọn jàgbàjàgbà báyìí so àwọn eléyìí ò ní ma ń pa ìsìn Ọlọ́run Ọba o ìmọ̀ nípa ìṣekèfèrí pẹ̀lú Ọlọ́run Ọba làwọn ní jẹ́ specialist ń pa so wọ́n ní Bukairi náà sọ pé annanasan kanu bil Iraq nípa àwọn èèyàn kan wà ní Iraq yas'alu ahaduhum 'anil aya so wọ́n yóò bèèrè nípa aya fa idha qara'aha ta ma wákà fún qala fa inni akfuru bi hadhihi a èmi ṣe kèfèrí sílẹ̀ wọ́n ni fafasha dhalika fi nas wọ́n ni kí ní yẹn wá tàkà láàrin àwọn èèyàn pé ẹnìkan wà yóò ka Qur'an fáwọn yóò sì ní èmi èmi ò gbàgbọ́nú ilé wakhtalafu fil Qur'an wọ́n wá bẹ̀rẹ̀ sí ṣe ya pampa Qur'an wọ́n ni fakullima Uthman ibn Affan fi dhalik wọ́n wá bá Uthman sọ̀rọ̀ nípa ilé àwọn náà sì ti mẹni tó bá Uthman sọ̀rọ̀ nípa ilé fa amara bi jam'il masahif Uthman wá pàṣẹ pé kí wọ́n kó àwọn masahif jọ wọ́n ni wa ahraqaha so lẹ́yìn bàtí wọ́n kó jọ pọ̀ tán àwọn tó wá jẹ́ manuscript yẹn Uthman wá sun wọn thumma àti láàrin àwọn ìlú tán ti ń jagun fún Islam káàkiri yàní allati katab èyí tí Uthman kọ yẹn Uthman tànká so bó ṣe wá nínú al-Masahif ibn Abi Dawud page 99 so bákan náà ká tún wo ẹgbàwá mi so gbáwọ ẹgbàwá mi nínú Masahif ibn Abi náà ni so page 99 yìí bákan náà so wọ́n gbà wá látọ̀dọ̀ ibn Shihab so nípo sọ pé balaghana nípo dọ́dọ̀ wa o so balaghana so ilé iná ń pè ní so almubalaghat so almubalaghat nínú àwọn so oríṣiríṣi àwọn alfáàzù tó máa fi ń gba hadithi wa so a ní anáyánà so ní pé an so almubalaghat ilé yìí sí pọ̀ gan látọ̀dọ̀ imam malik gan so nínú muwatta imam malik so uh, ibn abdulbar wọ́n sì àwùsọ́là ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ so àyàfi mẹ́ta so àyàfi mẹ́ta nínú at-tamhid so wọ́n àwùsọ́là ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mubalaghati so wọ́n àwùsọ́là àwọn dàtí sí wọ́n mú ìsinádì wá fún ẹ pé ah, bó ṣe jẹ́ bó ṣe jẹ́ bó ṣe bẹ́jẹ́ ni so nínú tíra tí wọ́n fi ṣe sharh Muwatta so at-tamhid so wọ́n ni so Ibn Shihab sọ pé balagana annahu kana unzila al-Qur'an unzila Qur'anun so ní pé in tí wọ́n sọ̀kalẹ̀ nínú Qur'an pọ̀ gan so faqutila ulama'uhu yawma al-yamamah so ní pé wọ́n wá pa àwọn tí wọ́n ma ń pa Qur'an àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ Qur'an wọ́n pa wọn lóyìn inú ogun yamama alladhina kanu qad wa'awhu àwọn tó sì pé wọ́n ha falam yu'lam ba'dahum wọ́n ma Qur'an mẹ́lẹ́yìn wọn walam yuktab bẹ́ẹ̀ sì ni wọ́n kọ́ falamma jama'a abubakrin wa umaru wa uthmanu al-qur'an so ìgbà tí ìgbà tí abubakri kó qur'an jọ wọ́n rí fa sí o ni wọ́n tafa sí pé nígbàtí abubakri umar àti uthman so túnmọ̀ pé uthman náà wá fákọ̀ nǹkan tí abubakri àti umar ṣe tí zaid ibn thabit nígbàtí abubakri pé zaid ibn thabit pé walam yujad ma'a ahadin ba'dahum wani falamma jama'a abubakir wa umar wa usman al-qur'ana wani ìgbàyẹn wá ní abubakir àti umar àti usman wọ́n kó qur'an jọ falam yujad ma'a ahadin ba'dahum wọ́n wá rí pé ó pẹ̀lú ẹlòmí ní pé qur'an lákójọpọ̀ kò sí pẹ̀lú ẹlòmí so wa dhalika fi ma balawana ilé nínú nǹkan tó déwà bá wà ní ṣe gbogbo àwọn nǹkan tó déwà bá wà ma fi wọn pẹ̀lú àwọn nǹkan tí ó ti wá pẹ̀lú nínú àwọn nǹkan tá ti kà tẹ́lẹ̀ wọ́n ní hamalahum an yattabi'u al-Qur'an so ilé yìí pé ah, àkójọpọ̀ yìí kò sí lọ́dọ̀ ẹlòmí ló wá fi wá jẹ́ kó sí pé wọ́n wá bẹ̀rẹ̀ sí wá àwọn ibi tán kọ Qur'an sí káàkiri fajama'uhu fi suhuf wọ́n àkójọpọ̀ ní sínú khashyata an yuqtala rijalun minal muslimin pẹ̀lú pé wọ́n ń páyà pé wọ́n pa àwọn èèyàn ní pé wọ́n lè pa àwọn èèyàn nínú àwọn mùsùlùmí fil mawatin láwọn ayé ogun ma'ahum kathirun minal qur'an àwọn tó sì pé ọ̀pọ̀lọpọ̀ qur'an wà pẹ̀lú wọn wọ́n ní fayadhhabu bima ma'ahum minal qur'an wọn ní qur'an wọ́n ní fawaffakallahu Uthman wọ́n ní ẹ ma gbogbo tí Ibn Shihab lò Ibn Shihab sọ pé Ọlọ́run bá wá ṣe fi Uthman ṣe kòǹgẹ́ fanasakha tilka suhuf Uthman wá kọ́pì suhuf tí wọ́n kójọ pọ̀ Abubakar yẹn fil muslimin ó sì tàn kásà ní àwọn musulmi so ní ṣókí so bí ọ̀rọ̀ èkó Kùránì jọ bó ṣe ṣẹlẹ̀ ni o so bó se ṣẹlẹ̀ ni so àti in tó fà tí ọ fi ṣe pé in tí wọ́n fi ń bẹ̀lú àtẹ́lẹ̀ Osman nípa pé Osman àwọn tán jáde lé Osman lórí tí wọ́n pa Osman so ta ti mẹ́rin fún wa pé nínú àwọn tó fà nìyẹn so tí wọ́n fi jáde lé Osman lórí nìyẹn so uh, gbogbo eléyìí fi ń yé wa àwọn bí ọ̀rọ̀ ti jẹ́ gangan àti pé ilé yìí kìí ṣe nǹkan àlébù rárá àti rárá gẹ́gẹ́ bá ṣe wo fún wa àwọ̀ àwọ̀ àwọ̀ kí ni kí ni àwọn sàhábà rí sí bí Uthman ṣe kó Qur'an jọ yìí àti bó ṣe wá sun àwọn èyí tó kù káwọn yẹn má bàa fi pín yàmà so káwọn yẹn má bàa fi pín yàmà kí ni àwọn sàhábà rí sí so kí ni èrò kí ni àwọn sàhábà rí sí nǹkan tó ṣẹlẹ̀ so tá fi mọ̀ pé àwọn sọ̀hábà kọ́ àwọn ò nípin nínú pípa Uthman gẹ́gẹ́ bí Yahya al ṣe sọ so àwọn sọ̀hábà ò nípin nípa pípa Uthman bẹ́ẹ̀ sì ni wọn ò wánà àwọn tí wọ́n takò Uthman tí wọ́n gbógun ti àbí tí wọ́n jáde lé Uthman lórí so gẹ́gẹ́ bí Yahya al bóhun ṣe parọ́ mọ́ àwọn sọ̀hábà so olùgbìn tẹ́rbíyà burúkú nípa àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam sáwọn èèyàn lẹ́mí alákùnrin Yahya al-Hajuri so gẹ́bọ̀n sí so léyò so yóò fi yé wa bẹ́ so àwọ̀ tí inṣáàlá ibi tàti dóná ni so inṣáàlá àwọ̀ kí ni kí ló jẹ́ in táwọn sọ̀hábà bóòlù àwọn sọ̀hábà ṣe rí nǹkan tí Uthman ṣe so ojú wo náà fi wò so naktafi bi hadha inṣáàlá ta'ala so wa sallallahu wa sallam wa baraka ala nabiyyina muhammadin وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك